الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبعد السلام عليكم ورحمة الله وبركاته فالحمد لله تقري أورانيك الخلع سوتانيك الخلع نانيكيني آه alfirok ala iwad àbí pé kí ọkọ àti ìyàwó kan separate lórí iwadu lórí price kan tí ìyàwó yóò mọ̀ san fún ọkọ rẹ̀ so uh, sórí àìpín nǹkan tá a sọ náà nípa ọ̀rọ̀ alhulu adẹ̀mẹ́ṣà nǹkan tó pọ̀ tí kò yí rí ká túnmọ̀ rìpítẹ̀ nígbà kan so ẹjá lọ sí albaba rọ́bẹ̀ẹ́ òun náà ni fitolak ṣùgbọ́n pé húlùú ó yàtọ̀ sí atolak àbí a ti mention tẹ́lẹ̀ pé alhúlùú ó yàtọ̀ sí atolak so húlùú owó ló mọ́ ń fa tàbí afọ́kọ lówó ó wá ní pé tọ̀ mo filẹ̀ ó ti àbí àmọ́ tolak rí bẹ́ẹ̀ bá ṣùkàràmọ́ rí insha ta'ala so wá ní pé wà fíhi masail so nínú báàbù àtọ̀lákò yìí so àwọn masala kan wà tí tó nídìí kéèyàn mọ̀ nípa rẹ̀ tẹ́yìn bá ti níyàwó àbí tẹ́yìn bá ti lọ́kọ ó nídìí kéèyàn mọ̀ àwọn kìíní so mùjáròdì pé èèyàn ti lọ́kọ àbí èèyàn ti níyàwó yóò mọ̀ jẹ́ ọ̀ràn yẹn kó ṣe kíni kó mọ̀ àwọn kìíní so kìí gbé bóyá à ń sọ pé bóyá torí pé wọ́n fẹ́ ṣe tọ́lák gọ́dá sọ ni pé tọ́ bá ṣe tọ́lák ńkọ́ torí pé ànábìgá fúnra rẹ̀ ó ṣe tọ́lák àbí òun náà ni khairul ibad the best of mankind so how much mọ̀ pé kí wọ́n wà dúnà tí wọ́n wà lẹ́sà compassion nẹ́bì so wọ́n sọ pé I lè ṣe tọ̀lákù láyé ìyẹn lè ṣe gẹ́gẹ́ lè fa ó ti àrí kódà gẹ̀gbà mí gan tọ̀lákù mí gan tẹ́wà gbọ́ pé àkú ṣe tọ̀lákù ah abu try wọn àbú tíra ìwọ́n ṣe tọ̀lákù gan gbẹ̀mí tọ̀lákù mú wọn mahmud gan lọ́dà wọn yẹn gan tí pé wọ́n já wọn tún nurse ìsì kí wọ́n gbọ́ pé ìyàwó ń kó beating fọkọ serious beating ó ti rí báwọn ẹ dákun tí ọkọ bá tó wá ṣètò lákùú irú obìnrin yẹn ṣé kódà amátù náà sọ̀rọ̀ yóò sọ pé bẹ́ẹ̀ ni ó yẹ kó ṣètò lákùú rẹ̀ àbí ó tẹ́lẹ̀ bá kó sínú nǹkan báyẹn kọ́ ó ti rí àbí so anything can happen tó lè fa tọ́lák for that reason ó yẹ kí ẹ mọ àwọn masáìlì yìí torí pé anábì ni pé tọ́lá bulẹ̀ ilmi faridọ̀tun ala kulli muslimin so uh, muslima ò sí níbi hadith yẹn ó ti rí báwọn so muslima ò sí <laughs> muslim ló ni níbi hadith nìkan muslim kan náà ló wà hadith yẹn ọ̀dọ́ muslim ya ó muslim asinuna, náà torí pé àníṣáó ṣàkọ́ rijal so tábà ti ní pé ìdájọ́ yìí ó àwọn ọkùnrin náà ń bá wíyìn so ìpìlẹ̀ ni pé àwọn obìnrin náà wọ́n kó sínú rẹ̀ àyàfi tábà ti rẹ́ẹ̀rí tó sọ pé ara ilé ọkùnrin nìkan náà ni ilé obìnrin nìkan náà ni lọ sọ ń bẹ̀ bí ọ̀rọ̀ ìsìbáyìí ní ìsìbáyìí ọkùnrin nìkan náà lọ sọ ń bẹ̀ generally kúrò ibi tẹ́tì mọ̀ pé àníṣáù ṣàkọ́ ikú rìjà òun náà ni pé ìgbà tánà ibi sọ hadith yẹn pé yẹn tó bá ṣe ìsbálù ọlọ́run níwò ní yọmùl kìyàmà ọlọ́run nífọ̀ mọ́kó níbi àwọn tó bá ti ṣe àti nǹkan mìtì sọ níbi hadith yẹn so eh, umu salama wa bi ànábì pé tọ kẹfà yẹsùn náà àníṣá so kí nìkan tí àwọn obìnrin tó máa fẹ́ ṣe báyìí so mí ìdàwọn náà ti gbọ́ ah, wa ìgbà tánà umu salama wa àdẹ́bà ni pé ara pé èdè òkú àwọn obìnrin sínú pé àwọn obìnrin nǹkan tó yẹ kán ṣe pé kí ni ó yẹ kán ṣe yorùhíhá shibron ó yẹ kán á di shibru kan that is length of uh, hand span wọ́n máa á dẹ̀ sí ankle kan á dẹ̀ sí ankle kan á di shibru yẹn sí ankle so ìgbà tí àdẹ́bà sọ bẹ́ẹ̀ umu sanama wa ni pé idan nkashafatil akudam tá a bá tá a pé nǹkan tá a fẹ́ á di nìyẹn kò sí anẹ́wà ni pé pé ó eh, ní eh, pé yurkiha shibiron wala yazid wala yazid na so wọ́n lè wọ́n lè sorry eh, yurkina ziroan wala yazid na ó kìtà gbé báyẹ̀ nìkan áàdì ziro kan sí that is uh, arms length kọ́ áàdì arms length si si shiburu ó ti àbí so but lẹ́yìn yẹn kọ́ mọ́ áàdì kan sí mọ́ lẹ́yìn kọ́ mọ́ áàdì ẹni ti sí mọ́ so ibi tá lọ ni pé ah, níbi hadith yẹn imu salama gbọ́ pé gbogbo nọmba wíńbẹ̀ but anẹ́bọ̀ ní pẹ́rara àwọn kìnnìkan nọmba wíńbẹ̀ ó ti yàbí so ibi tá a ṣe lọ ni pé hadith yẹn muslim kan wà níbi hadith yẹn kò sí muslim máa ó ti yàbí náà ẹ́ náà hadith ń sọ̀hí so nígbà tí lọ náà ẹ̀ so pé a ní ọ̀rọ̀ yẹn ni pé kí kí ẹ̀ ń kọ́ àwọn kìnnì torí kan níbi ni pé tọ́lábùlẹ̀ ilmi faridotun alakuli muslim àfáwà tú sí pé nǹkan tó bá ti kọ̀yàn tó pé à ah, ìwọ ló kàn ní sí báyìí masala yóò ti kọ̀yàn ní sí báyìí nǹkan tó kù ní pé kéèyàn lọ kọ́ kéèyàn lọ wá fíkú nípa kìíní yẹn ní sí báyìí bá èèyàn tí lówó san zaka mathalan so at that point kò lè jẹ́ ọ̀nà pé kéèyàn wá máa ń pa zaka torí pé kò lówó tó fi san zaka àwọn tó bá ti di pé ó ti lówó tó fi san zaka kí ló kù ó gbọ́dọ̀ kọ́ fíkú zaka àmìyàn tó gbogbo tí lágbà láti lọ fún hajj àmọ́ ní ọdún tí wọ́n lágbà láti lọ fún hajj kó tó lọ fún hajj ó yẹ kó ṣe kíni ó yẹ kó kọ́ fíkìú alhajj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so èyàn tó bá ti mari ó pọ́sùn kó lè ṣe tọ́lák àbí ó gbọ́dọ̀ kọ́ àwọn masáìlú kíni àtọ́lák tí ló fi mọ bí ó ṣe ṣe tó bá padà ṣẹlẹ̀ sí ó ti yà mí náà ọwá ní pé almasala tulu ula masala aláwọ̀kọ́ lábẹ́ báàbù yìí nǹkan tá a máa sọ ọ́n bẹ́ẹ̀ náà ni ma'anahu dari ma'ana tolak kí náà ń pè ní tolak wà á dín látùmọ̀ ṣùrì ìyá ti hì then àwọn ẹ̀rí tó ń tọ́ka sí pé wọ́n ṣe lófin fún àwọn mùsùlùmí àwọn mùsùlùmí wọ́n lè so a máa sọ ọ́nà ìṣàlá wà hikma tuhu bákan náà a máa sọ hikma tó wà behind the kí ẹ máa ṣe àtọ́lák ẹ dábàá ìpẹ́lẹ́ àlàkọ́ olóòní kéde ma'ana àtọ́lák wọ́n ní pé tààrífù tọ́lák kí ni definition tọ́lák wọ́n ní kí atọ́láàkù ló gọ́tàn gẹ̀rọ́pẹ́ ní atọ́láàkù ní èdè larubawa o náà ni atẹ̀kìlíyàtù atẹ̀kìlíyàtù káàkiri kí ni ká fírí èèyàn to free somebody so bóyá wọ́n dé síbi kan tẹ́lẹ̀ tó bá tó wá wà fírí adọ̀rọ̀ kí ni tọ́láàkù ṣẹlẹ̀ sí ẹni yìí á pé antatọ́láàkù àwọn antatọ́láàkù ìwọ̀n wọlé náà inṣàlá pé tọ́ ọ ti wá fírí báyìí ó ti àbí so ní èdè larabawa before, before islam or before anabi kó tó dé pẹ̀lú pẹ̀lú eh, islam fún àwọn àwọn ah, àwọn àwọn larabawa bọ́n ṣe mọ́ lò tọ́lá kùnà ní kí ni kéèyàn ti free ó ti àbí wọ́n wá ní pé you call a lè sọ pé tọ́lákọ́tì nàákọ́tù tọ́lákọ́tì nàákọ́tù kí ni náàkọ̀ wọ́n náà ní kí ni rakumi. tá a bá ní pé tọ́lákọ́tì nàákọ́tù ìdá sarohat so tó bá ti move haithu sha'at bó ṣe wù tó wá ní pé ah, àhàdíhì náà kọ́ kọ̀dẹ̀tọ́ lakọ̀t mamana zalik ó lè kíni ó ti lè move káàkiri ìṣẹ̀ bó ṣe wù wọ́n ti fírí ẹ̀ ó tí àbí so bọ́ sí mọ́ ń lo tọ̀lákù náà ní inṣàlá àmọ́ ọ̀ṣára'an àmọ́ níbi ṣẹ̀ríà ìgbàlánpẹ̀ ní àtọ̀lák òun náà ni hálùkọ́ ìdí nìká àwòbàdìhì hallu qaidin nikah aw ba'dihi so ìkan gba ìkan tí wọ́n pe atolak ọ̀nà ni pé tá a bá ti release restriction tí nikah ò mọ́ ń ṣe fóbìnrin àbí fún ọkùnrin náà àbí tẹ́yìn bá ti tẹ́yìn bá ti lọ́kọ àbí tẹ́yìn bá ti níyàwó èyàn ti wà rẹ̀ ṣídẹ̀ sáwọn kankan èyàn nǹkan kan ti dẹ̀ ní sí báyìí ọ̀ lè mọ̀ ṣe kó ba bá ba ní sí báyìí o ti yà bí so bọ̀tẹ́ bá wá ṣe tọ̀láàkù yẹn yóò mọ̀ ṣe hálù kọ́ìlù yìí yóò mọ̀ tú nọ́ọ̀tì yìí àyànkú ìgbà tábẹ́ ṣe nìka ákùlù ni àbí ata iná ti kan ni so tọ̀láàkù yóò mọ̀ ṣe kí ni a mọ̀ tú ó ti àbí nígbà tó ṣe pé èyàn tú gbogbo ẹ̀ka èyàn tú gbogbo ẹ̀tàn yẹn àwòbàdì àbí apá kan nínú rẹ̀ so a padà ṣàlàyé nǹkan tó ń gbà lóyún so ìlàkà tú gbogbo ẹ̀tàn yẹn gbogbo kọ́ìdù àbí kí ẹ tó apá kan nínú rẹ̀ tó ń yé àbí náà ọwọ́ ni pé mẹ́niyẹ sí tọ́lákùhù so èyàn tó ṣe pé ó lè ṣe tọ́lák èyàn tó ṣe pé ó lè ṣe tọ́lák wọ́n ni pé yẹ̀síhù ìkọ́ tọ́lákì mina zauj wọ́n ni pé èyàn tó lè ṣe tọ́lákù onánita ni azauj ọkọ so meaning that obìnrin ò lè ṣe tọ́lákù ọkọ rẹ̀ àmọ́ yorùbá mú kọ̀ yín kò síga tó ń jẹ́ bẹ́ẹ̀ ọkọ̀ ló wọ́n ṣe kí ni ló wọ́n ṣe tọ̀láàkù <clears throat> obìnrin ó ti yàbí albalik tó ṣe kí ni tó ti bàlágà ó ti yàbí alaakil tó yẹ kí ni tó ń làákàì tó lè ronú tòmídà èyẹ tó bá ń sùn lọ́wọ́ àbí ẹ̀ tó bá jẹ́ wèrè bóyá ó padà ya wèrè for some minutes ó wá ṣe tọ̀láàkù ìyàwó rẹ̀ ní táìmì yẹn so ànígbà wọlé torí pé ìgbà tó ṣe tọ̀láàkù yẹn kò nílà ká ní táìmì yẹn àbí ó ń sùn lọ́wọ́ nígbà tí bóyá bóyá ìyàwó ti bí nínú ó wá sùn lẹ́yìn tó wá ń lálà pé ó tọ̀láàkọ̀ ìyàwó rẹ̀ ó wá sọ jáde pé tọ́ fatima mo ṣe kí ni mo fi ọ kalẹ̀ mo lọ rẹ̀ ó ti yà bíi so ìyàwó wa gbọ́ ìyàwó náà ti tẹ́lẹ̀ náà òun náà ti ó fẹ́ kí ọkọ̀ kó kọ̀ tẹ́lẹ̀ náà ó wá sáyé rọ́kẹ́ dẹ̀kalẹ̀ tọ́ àbú nǹkan tẹ́ sọ ilé yìí o so a sọ pé ìgbà wo ni mo sọ àti mo sọ lọ́wọ́ ìsọ náà nìyẹn ó ti tán torí pé definition eh, èèyàn tó kó lè ṣe tọ́lá kò náà èèyàn tó kó ní láàkáì ní pé ó ní aklu èèyàn tó bá ń sọ lọ́wọ́ là aklala àbí náà wọ́n wá ní pé alumumayiz kí ni alumumayiz èèyàn tó pé ó lè differentiate nǹkan ó mọ̀ pé eléyìí aburú eléyìí eléyìí nǹkan tó dáre eléyìí ó ti yàbí almuhtar ẹ̀ tó pé ó ṣùzẹ̀ kéèké bóyá wọ́n fọ́sẹ̀ ó ṣùzẹ̀ fúnra rẹ̀ kéèké bóyá ìyàwó ló fọ́sẹ̀ rẹ̀ àwọn pé ìgbàmí ìyàwó lè fọ́sẹ̀ láti ṣe tọ́lák ó ní àwọn sítórì kan tí wọ́n mú wá ní àsìkò umar ní kọtọ́b wọ́n ní pé a particular woman òun àti ọkọ rẹ̀ wọ́n jọ ṣiṣẹ́ níbi kẹ́ẹ̀ máa kẹ́ ẹ̀ máa káwọn yín kẹ́ ẹ̀ máa harvest yín so wáyé àti gùn kankan àti harvest rẹ̀ so bíi pé bíi kárí pé bíi ládàá ní síbá yìí ó wá bá a dì í mú ìgbà tó wá lọ sókè tán ìyàwó wa yọ kú tọ ẹ kọ̀ mí tẹ́ ẹ̀ bá kọ̀ mí ìní dá lára padà ó ti rí báwọn ó ṣàwọn ń bẹ̀ pé ara pé mọ́ ṣe báyìí ló ṣe báyìí kò ṣáà gbà ọ̀tọ̀ ọ̀la mo fi ọ́ kalẹ̀ lẹ́yìn ìgbà yẹn this person wa lọ bá ọ̀rọ̀ àbí nìkan tọ̀ sọ fún pé ah, nǹkan báyìí ló ṣẹlẹ̀ o wọ́n á ní pé ara pé mọ́ dá lóhùn pé ó sì jẹ́ ìyàwó fún ọ torí pé ìgbà tó ṣe ọjẹ́ mú kúrọ̀ wọ́n fọ́sẹ̀ ni ó ti kéèké bóyá ọ̀fẹ́ ṣe forceful eh, tọ́lákùn yẹn àbí kí kó lè kó wọnú lé nísìn báyìí wọ́n á ní pé kọ́ àbí àpà ọ nísìn pẹ̀lú kíni pẹ̀lú ìbọn ó wá ṣètọ̀ mo fi ilẹ̀ irú situation yẹn a lè sọ pé ó ṣètọ̀ lákùn báyìí torí pé wọ́n fọ́sẹ̀ ni kò choose ẹ̀ so yẹ́ àbí wọ́n wá ní pé alẹ́vi ìyà àkìlùhù tó wá mọ̀ nǹkan tó ń sọ ó ti bá wọn tó mọ̀ ó mọ̀ pé nǹkan tí mo sọ yìí nǹkan ló túmọ̀ ni pé tọ̀láàkù ni ó mọ̀ ká ní pé ní ṣùgbọ́n ìyò gbọ́ lárúbá kò mọ̀ pé wọ́n mọ̀ lókẹ́lì máa tọ́ lákọ̀ fún ó tọ̀láàkù mi ìyàwó dẹ̀ ti mọ̀ pé kò gbọ́ lárúbá ó ti bá wọn ó mọ̀ pé ní yorùbá tí bá sọ pé mo kọ́ ó ti mọ̀ pé tọ̀láàkù nìyẹn bọ̀ kò mọ̀ pé tọ́lá kan mọ́ ló lábá pé mo kọ́ ìyàwó wa sọ fún pé àbú ah, mo láìpẹ́ orúkọ kan orúkọ mo fẹ́ kẹ́ mọ̀ pè mí ní tọ́ọ́líkùn tẹ́wà ti pè mí ní tọ́ọ́líkùn mo láìpẹ́ gan àbú náà wà ní pé á ah, tọ̀ ọjẹ́ tọ́ọ́líkùn màmá náà zalik mo kọ́ ó ti ẹ̀ pé nísìnyí kò mọ̀ nǹkan tó ń sọ so ta àbú ẹ ti ní pé tọ́ọ́líkùn ní lábá di pé ẹkọ̀ mi ni o so ẹ̀yìn pé ẹ̀yin náà lẹ sọ ẹ̀yin náà lẹ sọ ẹ̀wọ̀n pé lóòótọ́ ó sọ wílílé àbí àmọ́ nǹkan tó ń sọ kò mọ ìtumọ̀ nǹkan tó ń sọ tó ń yà àbí náà <clears throat> wọ́n ní pé aumin wakilihi ọ ní pé tọ̀láàkù náà ó lè ó lè wà sọ̀hí ó lè wà valid láti wàkílù rẹ̀ gbòǹkan tá sọ yín that kiri mi ni wakil yẹn tó ṣe pé nísìnyí báyìí mo sọ fún pé tọ bá mi ṣe nǹkan báyìí ẹ ti kọ níbi masala bẹ́ẹ̀ yàbí ìgbà pé ní wakil pé tọ bá mi ṣe nǹkan báyìí tọ bá mi tọ lákọ obìnrin báyìí so kí ló lè fà bóyá èmi fẹ́ travel so tó bá ti di àsìkò báyìí lọ bá pé ìfẹ́ mọ́ ó ti so tó wáyé nǹkan tá a sọ yín báyìí tó wáyé pé ó ó ó ó ó apply sórí wakilu yẹn òun náà lè ṣe ọ̀làkùnà sóyàbí náà wọ́n ní pé fàlàyàkọ̀ọ́rù tọ̀lá kò gọ́ìrì zauj ìyẹn tó ṣe pé òun kọ́ lọ́kọ́ wọ́n ní pé kò lè ṣe tọ̀lá kò bìnrin kí bàbá bàbá ọkọ̀ kó wá dé tọ̀ ó ti kọ́ kò yẹn work ó ti yẹn work kódà àgbà tí ó máa bí nìkan tọ́ tó fẹ́ sọ fún eh, ibn umar pé kó ṣe tọ́lá ó sọ pé ṣe tọ́lá kù ìké kò sọ pé bóyá ibi ni mo ṣe tọ́lá kù yẹn umar bin kọtọ bó sọ fún ibn umar pé ṣe tọ́lá kù ni so mean that ó lè sọ fún pé kó ṣe tọ́lá kù àmọ́ àmọ́ bàbá ò lè sọ pé ó ti kọ́ tí ọmọ ò mọ̀ sí ó ti yàbí so ọkọ nìkan ló mọ́ ń ṣe kíni ló mọ́ ń ṣe tọ́lá kù ìyàwó rẹ̀ bákan náà ká àzún pé bóyá ẹrú ni wọ́n ó ti bá yẹn àsìkò bóyá wọ́n jẹ́ ẹrú so èèyàn tó jẹ́ sẹ́yídù ọkọ nítorí pé òun ni bíi master ọkọ kò lè kọ ìyàwó fún abdu rẹ̀ ó ti bá wọn tó dáa pé ibùdó kọ́ yìí níbi zadul ma'ad wọ́n mú ọ̀rọ̀ yẹn wá eh, so so wọ́n mú fásilù kan wá wọ́n ni pé hukmu rasulillah sallallahu alaihi wasallam bi anna tolak biyadi zawj la biyadi ghairi wọ́n ni pé fásilù yìí òun náà ni pé afẹ́sọ̀rọ̀ pa pé anabi ó ti mú òfin wá pé tọ́láàkù ó wà lọ́wọ́ ọkọ kò dẹ̀ sí lọ́wọ́ ẹlòmíì ó wá mú àyà kan wá ó ní pé kọ́lọ̀ lọ́wọ́ tààlà ọlọ́sọ ní kòrán ni pé ìyáyọ̀ lẹ́tí na àmánú ìdánakàtúmùlùmínàtì thumma tallaqtumuhunna so wọ́n ní ọlọ́run sọ bí ayà yìí pé tẹ́ bá ti fẹ́yàwó lẹ́yìn ìgbà yẹn ẹ wá ṣe tọ̀láàkù wọn kí ló fẹ́ ló ń bẹ̀ so ọlọ́run ó dá tọ̀lá padà sọ́dọ̀ yẹn tó pé ó fẹ́ òun gan ló fẹ́ ó ti àbí níbo mi ni ọlọ́run sọ pé wà ìdá tọ̀láàkùtùmù nìṣá fàbàlágọ́nà àjàláhùnná fàmsìkòhùnná bìmàrúf àwùsàrìhùnná bìmàrúf so níbi ayà yìí náà ọlọ́run dá masala padà sọ́dọ̀ ta ni ìyẹn tó fẹ́ afáfi sọ pé fàjá àlà tọ́lák lè máa nákàá so tọ́lákù ọlọ́run dá padà sọ́dọ̀ ta ni ìyẹn tó ikú ló fẹ́yàwó wọ́n dá tọ́lá padà sí sọ́dọ̀ rẹ̀ lè anna lahu al imsak torí pé òun ló lè ṣe imsaku kí ni imsaku wáyé rọjà àdàtí ó lè dá padà pé tọ́ mo fi ọ padà tó ṣe tọ́lákù rẹ̀ lẹ́gbà tó ṣe tọ́lákù rẹ̀ wá òpin á ah, ìfẹ́ filẹ̀ ó wá dá padà òun náà pè ní alimsak níbi aya yẹn so yà bí dẹ̀wọ́n wá mú wàrọ́wà ibn maja ibn maja mú hadith kan wá fi sunani fi fi uh, sunanihi min hadith ibn abbas láti hadith ibn abbas kọ́ọ̀l atan nabiya rojulun so wọ́n ní pé arákùnrin kan wá bá nabi fakọ́ọ̀l wọ́n ní ya rasulallah ilẹ̀ òjíṣẹ́ allah sayidi zawajani uh, uh, amatahu ó ní pé mi ó jẹ́ kí ni ó jẹ́ kí n fẹ́ slave rẹ̀ tó jóbi ni dàdí àjọ fẹ́ra wa so àjọ jẹ́ àjọ jẹ́ ẹrú lábẹ́ this particular man so ń yàbí wàhúwà yùrídù àyíyù fárúrekọ̀ bẹ́yìn wà bẹ́yìn náà àmọ́ ní síbáyìí ó fẹ́ split mi kó lọ́dọ̀ this particular woman Call anẹ́bíwá naam èèyàn tó gba hadith wa ibn abbas wa sọ pé fasọ́ ìdá rasulullah sallallahu alaihi wasallam alal mimbar anẹ́bíwá gun mimbar lẹ́yìn gbà tí wọ́n sọ nǹkan báyìí fún ànẹ́bí fakọ́ọ̀lù ànẹ́bí wa ní pé yáyọ anas ẹ̀yìn èèyàn ma bá lò àhàdíkùn kí ló ń ṣe yí yùzáwíjú abdáhù àmátahù tó ma yìí rí ìdò àyíyò fárikọ̀ bẹ̀yìnà hùmá kí ló ń ṣe tó ṣe pé ẹ ti kọ́kọ́ jẹ́ kan fẹ́ra wọn ẹnìkan jẹ́ sẹ́yìn ní yìí síbẹ̀ ó wá jẹ́ kí slave tó jọ́kùnrin àti obìnrin kan fẹ́ra wọn lẹ́yìn gbà yóò ó wá fẹ́ split wọn again lẹ́yìn gbà yẹn Inama tọ̀láàkú lèman akọ̀dàbí sáàk anábì ni pe èèyàn tó ní tó ní tọ̀láàkù gẹ̀gẹ̀ lọ́wọ́ òun náà tó ṣe kí ni tó Musa kudani. dání dàtí ìyẹn tó kóun ló fẹ́ ó ti àbí ìyẹn tó kóun ló fẹ́ òun gan ló ṣe kí ni ló ní tọ̀láàkù kì í ṣe ìwọ́tọ̀ ọjẹ́ ṣe yídù tó bá ti fẹ́ wọn ó ti tánà nìyẹn àbí tó ti jẹ́ kán fẹ́ra wọn ó ti tánà nìyẹn ó ti àbí now so based on that ah, òun náà la sọ pé tí ṣíṣẹ́ irú tó bá ti jẹ́ kí amatu obìnrin tó jẹ́ ẹrú pé kó fẹ́ ẹnìkan a ní pé kò lè ṣe tàṣàrì rẹ̀ mọ́ àbí that is kò lè bá a súnmọ́ ẹ̀gbọ́n àìsàn tẹ́lẹ̀ àbí torí pé ó ti di ìyàwó fún ẹlòmíì ó ti yá àbí náà peter ti lọ ni pé èèyàn tó máa ṣètò lákòó náà ìta ni èèyàn tó pè òun lọkọ ọ wá ní pé wàhálà sọ̀bì bákan náà èèyàn tó bá dé sọ̀bì yù kò lè ṣe tọ̀lák ọmọ kékeré Hmm? but ọmọ kékeré tó ń sọ yín báyìí èyí tó ṣe pé goiru mumayis náà sọ yín báyìí o ọmọ tó ṣe pé kò tí kò tí lè differentiate láàrin nǹkan méjì èyí tó bá jẹ́ mumayis ó lè ṣe tọ́lák ó ti yàbí so even though most àwọn àfà nǹkan náà gbà ní pé àti mumayis ni o àti goiru mumayis ni o pé kò lè ṣe tọ́lák but àwọn àfá hanabila oná ló dẹ̀ correct inshallah oná ni pé kí ni ó lè ṣe tọ́lá kìí tó bá jẹ́ pé ó jẹ́ mú mẹ́yìs ó ti àbí so ọ̀rọ̀ yẹn gùn ìfẹ́ ka ọ̀rọ̀ yẹn gùn ogun gan ní zadu mustakne ọ wá ní pé wà lálẹ́ majinun bákan náà yẹn tó bá jẹ́ alimajinun yẹn tó yẹ pé ó ti ya wèrè kò lè ṣe kí ni kò lè ṣe tọ́lá ìyàwó rẹ̀ so yẹ́ àbí wà lásàkron yẹn tó bá ti mutí ẹ̀tẹ́ pé ó mutí òun náà ò lè ṣe kí ni kò lè ṣe tọ̀láàkù ìyàwó rẹ̀ ọ̀dọ́ àwọn afáàmì ni pé tó bá ṣe pé bóyá ó mutí willingly ni ẹ̀ táì pé ó mutí forcefully ni àwọn afáàmì sọ pé táì pé wọ́n force láti fi mọtí ẹ̀ ni wọ́n tó wá mú tán ó wá ṣe tọ̀láàkù ìyàwó rẹ̀ wọ́n ní pé òun ni kò lè wọlé àwọn tó wáyé pé ó mú willingly ni àwọn afáàmì ni pé tó bá ṣe tọ̀láàkù ìyàwó rẹ̀ wọ́n ní pé ó wọlé àfa mi sọ bẹ́ẹ̀ ó ti àbí even though ibn Qayyim wọ́n ọ̀nà bí i nine náà fi ṣe rọ́dù fún ọ̀rọ̀ yẹn ní zádùn máa dìí ọ̀rọ̀ yẹn gùn àfẹ́ kan insha Allah so ọ̀nà bí i nine wọ́n ní pé ọ̀rọ̀ yẹn wọlé ó ti àbí wọ́n lo wájú bí mẹ́sàn-án láti fi ṣe rọ́dù fún ọ̀rọ̀ yẹn pé àníṣẹ́ tó bá ṣe pé ó mutí ni ó mọ̀ ni o kò mọ̀ ni o tó bá ṣe tọ́lákù ìyàwó rẹ̀ wọ́n ní pé kò ṣe kí ni kò wọlé ọ̀dọ́ wọ́n lè fìyà jẹ́ ń pé ó ṣe kí ni ó mutí àmọ́ pé kó ṣètọ́ lákù ìyàwó rẹ̀ wọ́n ní pé kò wọlé ìṣàlá ó ti yàbí náà àwọn ní pé wàlàlmùkọ̀rọ̀ èèyàn tó wọ́n fọ́ọ̀sì náà wọ́n ní pé òun náà kí náà ń pè òun náà àlè sọ pé ó ṣe tọ̀lákù ìyàwó rẹ̀ wọ́n fọ́ọ̀sẹ̀ ni ó ti bá wọ́n fọ́ọ̀sẹ̀ ni láti ṣe tọ̀lákù náà so wọ́n ní pé wàlàl gọ̀dọ̀bán gọ̀dọ̀bán ṣẹ̀dídà làyẹ́dìrì máa àhú máa yẹ kúl bákan náà ìyẹn tó bá ń bínú náà ìyẹn tó bá ń bínú so òun náà àtó bá ṣètò lákù ìyàwó rẹ̀ a ó ṣe kí ni a nígbà wọlé wọ́n ní pé àmọ́ gọ́dọ̀bù yìí èyí tó bá ti jẹ́ gọ́dọ̀bán ṣẹ̀dídà tó bá jẹ́ pé bóyá ìbínú tó lágbára gan ni làyẹ́dìrì máa àhú máa yàgò tó fi ṣe pé bóyá kò tí ẹ̀mọ̀ nǹkan tó sọ mọ́ ó ti bínú gan ó tí àbí ṣùgbọ́n bọ̀tá pé ìbínú tó ṣe pé ó sì mọ̀ nǹkan tó ń sọ ó kàn bínú náà ni àwọn ó sì mọ̀ nǹkan tó ń sọ so irú situation nìyẹn á sọ pé tọ́lá kì í wọlé ó tí àbí bọ̀tá yìí pé kò tí ẹ̀mọ̀ nǹkan tó ń sọ ó ti wá bínú gan kódà gan ó ti yàwé bí ó ti yàwé gan ni pẹ̀lú bó ṣe bínú yẹn ó ti yẹ bá so irú situation nìyẹn á sọ pé tọ́lá kì í wọlé kò wọlé ó ti yé so níbi masala yìí ibùdó kọ́ yìí wọ́n ó pín èèyàn tó bá ń bínú sí ọ̀nà mẹ́ta so wọ́n ní pé. نعم آه الله المستعان يعني ما هو أما هو لأقل إن شاء الله so naam àti rí inshallah so wọ́n ní pé àà tó ní mọ́ o oh àwọn tí ń ṣàtọ̀ àlà wọ́n ni pé wàlgọ́dọ̀bú aláàtàláṣàt aksam wọ́n ni pé èyàn tó bá ń bínú wọ́n ni pé ó pín sí ọ̀nà mẹ́ta ahadiha aláọ̀kọ́ máa yùzí lulọ̀ akùlà ìbínú tó ṣe pé <clears throat> ìbínú tó ó ti gbé akùlù lọ lákàì ti lọ rẹ́dì fàlàyé ṣòro sọ̀hìbùhú bìmàkọ́l kódà èyàn tó ń bí lọ́wọ́ yẹn kò mọ̀ nǹkan tó ń sọ mọ́ wàhálà làyàkọ̀ tọ̀láàkùhù bìlà nìṣà wọ́n ní pé irú yẹn báyìí tọ̀láàkù rẹ̀ wọlé gbogbo àfálógbà bẹ̀ ó tí àbí bìlà nìṣà gbogbo àfálógbà pé e, e, eléyìí tó bá ń bínú báyìí kò mọ̀ nǹkan tó ń sọ mọ́ so tó bá tó tó wáyé pé wọ́n ṣe tọ́láàkì níbi irú situation yẹn wọ́n ní pé ó ṣe kí ni kò wọlé bìlà nìṣà àtsáni ẹlẹ́kejì máa yà kúnú fi mabadihi bihaithu la yamnau sahibahu min tasawwuri ma yakulu wa qasadahu fa hadha yako talaquhu wọ́n ní pé ẹlẹ́kejì náà nìyẹn tó ṣe pé ó sì beginning stage of pé ẹ̀mà bínú kìí ó ti bínú tán ó sì ń bínú lọ́wọ́ ni àbí ó ń bínú bọ̀ ni ṣóyàbí ó wà ní beginning stage of pé kẹ́ ẹ̀mà bínú bíhẹ́ìsù la yẹ́mna òsọ̀ ìbáhù mi tàṣọ́wò ní mayakul such that tó ṣe pé bó ṣe ń bínú yẹn ó sì mọ̀ nǹkan tó ń sọ ó dẹ̀ mọ̀ nǹkan tó gbà lérò ṣó ń yàbí afáni pé fàhádá yakọ̀rú tọ̀láàkù yẹn tó bá bínú irú ìbínú yìí tó mọ̀ nǹkan tó ń sọ tó dẹ̀ mọ̀ pé nǹkan tí mo ń sọ nǹkan tó mì lélẹ̀ ó wá ṣe tọ̀láàkù wọn ní pé eléyìí tọ̀láàkù yẹn wọlé ṣe é fọ́lọ́ àbí then àtàlì sẹ́lẹ̀ kẹta ayestahkima eléyìí ìbínú yóò ti ṣe kí ni ó ti wọ́ lára wàyẹ̀ṣtẹ́dùbí ó dẹ̀ ti lágbára díẹ̀ fàláyùzílù àkùláhù bìlkùlì àmọ́ làákẹ́ ò tí lọ tẹ́yẹn ó tí lọ jẹ́ èdè àmọ́ kò tí lọ tẹ́yẹn ṣe ń fọ́lọ́ àbí bí kí ó wà láàrin kò tí bínú gan àmọ́ kò ṣe kí ni ó ti bínú ṣóyàbí wàlákin yahulu bẹ̀yìnáhu وبين نيته بحيث يندم على ما فرط منه إذا زال أما wọ́n ní pé ìbínú yóò ṣe kí ni ó ti ó ti ó ti separate kúrò níbi níyà rẹ̀ ó jẹ́ pé bóyá tó wá padà tó wá calm down yóò padà mọ balóúnjẹ pé kò yẹ kí n ṣe nǹkan tí mo ṣe yìí so níyà rẹ̀ kò kéé bóyá ó fẹ́ filẹ̀ àmọ́ ó sì mọ̀ So church dàtọ́ àìpé tó bá padà calm down yóò padà wọn sọ pé à tó àìpé mọ̀ ní ìníṣàn nǹkan tí mo sọ yìí so yí àbí náà ó wá ní pé fahadha mahalu nazor so irú irú situation yìí wọ́n ní pé àwòye sí àǹfààní wọn sọ pé ó wọlé àǹfààní pé kò wọlé wà ádámul wuku fi hadhi hal kọ̀wé so àmọ́ ta bá sọ pé nìkan tọ̀lá kò wọlé ní àsìkò yìí àǹfààní pé ó strongi gẹ́gẹ́ bóyá òun ló correct bọ̀ tó pé ó strong ìdára pé ká sọ pé kò wọlé ó ti bọ̀ kí láfọ́ wà lọ́dọ̀ àfà kí láti kí ni ó wà lọ́dọ̀ àwọn àwọn àfà sọ aláwọ̀kọ́ ó bínú kòmọ̀kẹ́ tó ń sọ mọ́ ẹlẹ́kejì ẹlẹ́kejì ó bínú àmúmọ̀kẹ́ tó ń sọ dáadáa kódà ni then lastly ó wà láàrin ó bínú gan àmọ́ ó sì not completely àmọ́ mọ̀gán tó ń sọ díẹ̀ tó jẹ́ pé tó bá padà àṣìtọ̀ lákùtàn tó jẹ́ tó bá ti wá wálẹ̀ yóò jẹ́ kí ni yóò mọ̀ bánújẹ́ pé kò yẹ kí n sọ bẹ́ẹ̀ so eléyìí ní sìbá ìkìlá fún wa mi lọ́dọ̀ wọn àfà but èyí tó fẹ́ súnmọ́ jù náà ni pé kí ni kò wọlé náà ni ó ti yà mí náà ah abu ó pọ̀ jẹ́ mọ́ orí ẹgbá bẹ́ẹ̀ máa sẹ́ni sọ́dọ̀ group chapter ala náà so the point náà ni pé èèyàn tó lè ṣe tọ̀ lákùnrin náà ni kí ni ní tó bá ti jẹ́ ọkọ tó ti bàlágà tó mọ̀ nǹkan tó ń sọ tó ti tó ń làákàì tó tó ti mọ left from right tó dẹ̀ tíṣẹ̀ fúnra rẹ̀ ó dẹ̀ mọ̀ nǹkan tó ń sọ àmọ́ yẹn tí ó bá ti mọ̀ nǹkan tó ń sọ so kò mọ̀ mínì nǹkan tó ń sọ àlepè ní tọ́lák ó ti yàbí now now the next one ni kí ni mashru'iyyatu at-talaq ṣé tọ́lákù ṣé ó wà nínú ẹ̀sìn àbí kò sínú ẹ̀sìn wọ́n ni pé al-aslu fi zawaji istimrorul hayati zaujiya bẹ́ẹ̀ na zaujain ìpìlẹ̀ ni pé ìpìlẹ̀ níbi zawaj níbi marriage ó náà ni pé a fẹ́ kí continuation kó wà níbi marriage yẹn àbí ìpìlẹ̀ gan-an nìyẹn ráìsù àyẹ̀ tó bá ṣe nìka pẹ̀lú àníyàn pé mo fẹ́ ṣe tọ̀lá nìka òun wọlé nìka yẹn kò wọlé bíi mútàá rẹ̀ mútàá tí àwọn ṣe àmọ́ ń ṣe pẹ̀lú àníyàn pé mo fẹ́ ṣe tọ̀láàkù ni lọ́ fi ń ṣe tó tẹ́yìn bá fẹ́ ṣe ìyàwó kí ẹ̀ ń ṣe pẹ̀lú àníyàn pé mo fẹ́ mọ live pẹ̀lú ẹni yìí forever ni ó ti àbí láti la fi ní pé obìnrin tó bá ti kọ́ ní lẹ́ẹ̀mẹ́ta tó bá fẹ́ ẹlòmíì gẹ́gẹ́ bóyá wọ́n wá fẹ́ra wọn torí pé wọ́n fẹ́ ṣe tàhálílù obìnrin fún first husband no wọ́n wá fẹ́ra wọn bí pé wọ́n fẹ́ fẹ́ra wọn náà ni yege bóyá yege bóyá a fẹ́ ṣe so kí ọkọ aláwọ̀ kọ́kọ́ lè fi rí mi fẹ́ rárá that's not the reason reason ni pé èmi fẹ́ fẹ́ ẹlòmíì ni amẹ́rin kan padà á ṣẹlẹ̀ wọ́n wá ṣe tọ̀lá kò rẹ̀ hẹ́ẹ̀ ó lè wá ṣe ó lè wá ṣe nìkan rẹ̀ inṣàlá ó ti yá mi náà so ìpìlẹ̀ ni pé a fẹ́ kí continuation kó wà níbi marriage yẹn wàkọ̀dẹ̀ ṣàrọ̀ allah ta'ala ahkaman kẹsìrọ̀tàn وآداب وآدابا جمة في الزواج لاستمراره وضمان بقائه wọ́n ní pé ọlọ́run ti ṣe lófin fún àwọn mùsùlùmí àwọn àwọn ahkam àwọn ìdájọ́ tó pọ̀ àti àwọn adab tó ṣe kí ní tó pọ̀ náà tí ó mọ̀ jẹ́ kí nìká kó mọ̀ continue àǹkà tí ó mọ̀ jẹ́ kí nìká kó continue ọlọ́run ti kí ni ọlọ́run bí kẹ́ mọ̀ ṣe bí kí ìyàwó kó mọ̀ jẹ́ kí ni kó mọ̀ ṣe tọ́ àfún ọkọ kó mọ̀ òbí ọkọ torí pé ìyàwó tó bá ti òbí ọkọ káàtẹ́ fi ṣẹ̀rí àkàlẹ̀ kò nífẹ́ láìkò obìnrin náà that particular woman again táwa fi ṣẹ̀rí àkàlẹ̀ gan pé okay normally gan ọkọ àti ìyàwó ìyàwó ìyàwó ṣetán àfún ọkọ kò nífẹ́ kí marriage kó continue kí wọ́n ní tí mo fẹ́ yàwó nígbà tí mo fẹ́ tí gbòǹkan tí bá ń sọ kò ṣetán àfún mi ó tí àbí ṣẹ́ wa ní pé tán obìnrin mọ́ ṣetán àfún ọkọ ó tí àbí dẹ̀yìn náà nǹkan tó pé ṣẹ̀rí àgbékalẹ̀ ó náà pé kí ni kí ọkọ kó mọ náwó fún ìyàwó nígbàtí ìyàwó mo fẹ́ mo fẹ́ mo fọ́kọ oúnjẹ ìrí jẹ ilé ìrí gbé so kí wá ní mí ní mo fọ́kọ ó máa rí ìsìnkí ni àtọ̀lákùnà that is kúlù náà ni mọ̀tọ̀lákùnà ni ṣáàlá mọ̀tọ̀lákàlà iwad ó tí àbí ó ṣàwọn lead sí separation ṣá that's what the point so àwọn kọ́tẹ́ pé wọ́n lead sí separation ṣáà ó ti pé kí ni kí ẹ̀ mọ̀ tíra ti mọ̀ ṣe àwọn kí ni ẹ̀ kí ẹ̀ tíra ti mọ̀ ṣe kó mọ̀ lead sí separation ṣóyà bí ọwọ́ ni pé ilá anna hadil adab kọ̀dẹ̀lá takunu mọ̀rọ̀ ìyàtàn min kíbalì zaujain aw ahadihima àmọ́ ṣẹ́rí àwọn àdábò yìí tá a sọ yìí àti kọ́tẹ́lẹ̀ ìṣàlá wọ́n ni pé ó pọ́sibù ká rí pé ọkọ àtìyàwó wọn fọ́lọ̀ àwọn àdábò yìí àbí ìkan iná ọkọ àtìyàwó kò ṣe kí kò fọ́lọ̀ àwọn àdábò yìí yóò mọ̀ lídìí sí kí tọ́lák bọ̀tọ́ wáyé pé a fẹ́ fọ́lọ̀ àdábò àníkà àti àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú nìká kò yẹ kí ẹ ní àtọ̀lák normally láfi ní pé ó dá kí ẹ mọ kọ́ kí ẹ tó fẹ́ ọ̀ àbí kí ẹ tó fẹ́ kọ́ kí ẹ dẹ kọ́ kìtàbù nìká kí ẹ mọ nǹkan ṣíṣe kí ẹ mọ ṣe tẹ́ ní fọ́lọ́ àwọn kìíní bó ṣe kó fọ́lọ́ rẹ̀ so ìṣáàlà kò ní ìdí sí kìíní kò ní ìdí sí tọ̀lák nínú àwọn adab ó náà ni pé tọkọ tó bá ti jáde bẹ́ẹ̀ ó travel kó tó padà sílé kó ti sọ fún ìyàwó pé mò ń bọ̀ o má ṣe surprise o fẹ́ surprise rẹ̀ má ṣe bẹ́ẹ̀ torí pé tọ́ bá surprise rẹ̀ ọ lè bá ní ha tó ṣe pé ọ̀ láìkì rẹ̀ kò mọ̀ pé ọkọ̀ ń bọ̀ tó bóyá kò kò kò kò kò kò wà concern pẹ̀lú bí bó ṣe rí in terms of beauty rẹ̀ ah, ọkọ̀ òkú sílé ọkọ̀ ó wà kàmọ́lé náà ni ó wá rí in ha tó ṣe pé kò nífẹ̀ẹ́ láìkì rẹ̀ ó yọ adẹ́kẹ́ bí i picture yóò mọ̀ wá lórí ọkọ̀ forever ó ti yé báwọn ṣẹ̀yà wà ní pé ara o kọ́ tó délé pé ìyàwó pé mo ti ń bọ̀ o ó ti yàbí náà àbí nínú àwọn adab òun ni pé tí ọkọ àti ìyàwó tó bá ti ń ṣe àlìjìmá tọkọ tó bá ti tó bá ti tó bá ti parí ṣáhàwà rẹ̀ kò gbúdọ̀ stop on ti kíkí ni tí àwọn náà tó náà bá ti parí ṣáhàwà rẹ̀ náà ó ti yàbí àǹfààní pé mọ̀kúrúhù ni ó wà disliked kí ọkọ òun ti parí ṣáwà rẹ̀ ó wá sọ́pù mẹ́ kò wá jẹ́ kí àkókò náà kó parí ṣáwà rẹ̀ kó tó sọ́pù ó ti àmì so òun náà ó lè lídìí sí kí ni separation tó yí àmì nínú àwọn adam ṣíṣẹ́ ìdàgbé kalẹ̀ ó náà ni pé kí àkókò máa ṣe hidma fún ọkọ rẹ̀ kó máa sáàfù ọkọ rẹ̀ kó máa dáná fún kó máa tọ́jú ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ò bá ṣe bẹ́ẹ̀ orí ìrìsíkì ni separation na, ọ̀tọ́ ayé pé amójútó gbogbo àwọn àdáàbùtà sọ yìí inshallah ó yẹ kí nìkan kó mọ continue ni ó tí àbí náà so but ọlá ida ìdá ọkọ àtìyàwó wọn mójútó àwọn àdáàbù yìí àbí ìkànnì náà ọkọ àtìyàwó kò mójútó àwọn àdáàbù yìí ó mọ̀ lédi sí kí ni separation ọ wá ní pé fàyàkọ̀ọ́rù àtànáfùrù bẹ̀ ìdáhùmá ni wá rí pé tànáfùrù hatred yóò mọ̀ ṣẹ̀ láàrin kí ni láàrin ọkọ àtìyàwó hátàlà yàbùkọ́ majalul islam tí ó fi wá di pé kò wá ní sí any any any ground fún islahu fún rectification wọ́n ti wá ìtara wọn gan so kí ló kú báyìí separation ni so yí àbí fakana labuda min tashri ahkamin to addi ila halli ukudati azawaji ala nahwin la tuhdaru fihi hukuku ahadi zawjain àwọn ni pé nígbà tó pé sẹ̀rí àti mọ̀ pé àwọn èèyàn bá ṣe rere léyìí lóòótọ́ ṣe láti gbé kalẹ̀ pé nǹkan báyìí báyìí mọ̀ ṣe tẹ́fì mọ̀ continue marriage but kò sí àmọ́rí èèyàn kan èèyàn méjì tó pé wọ́n mọ̀ takọ̀ àwọn kìíní for that reason ṣẹ̀yà wa gbé àwọn àkàmù kalẹ̀ àwọn release kalẹ̀ tó ṣe pé yóò mọ̀ lídìí sí ká tú ákùdùn nìka nọ́ọ̀tì tó tó dè wá níbi nìka ká ṣe kí ni kéèyàn tú ìníwé tó ṣe pé làtúhùdàrú fi hí hukuku ahadi zauden tó ṣe pé ráìtì ọkọ àbí ráìtì ìyàwó kò níwà wasted torí pé táà bá tú ọmọ jẹ́ kí ni wọ́n ní mọ́ ṣe ráìtì ọkọ mọ́ àbí wọ́n ní mọ́ ṣe ráìtì ìyàwó mọ́ èyàn tí àbúrà bá ti nífẹ̀ẹ́ ànífẹ́ please àbí èyàn táà bá nífẹ̀ẹ́ àní please that's it ìyàwó tó bá ti nífẹ̀ẹ́ ọkọ ló mọ́ ń ṣe hidma ọkọ in reality ìyàwó tó bá ti nífẹ̀ẹ́ ọkọ ló mọ́ ń ṣe hidma ọkọ ọkọ tó bá ti nífẹ̀ẹ́ ìyàwó ló mọ́ náwó fún àmọ́ táà bá ti nífẹ̀ẹ́ ara yín mọ́ ẹ̀ nífẹ̀ẹ́ sàwọn kí ó ti yàbí naam madamat asbabu ta'ayush kọ̀dẹ̀bátat ma'adumatan fi ma bẹ̀yìnáhùmá wọ́n ni pé so a mọ̀ ṣe tọ̀láku as long as àwọn nǹkan tó yí pé ó lè nídìí sí pé ká mọ gbé pẹ̀lú ara wa eh, normally ó ṣe kí ni ó ti wà missing tó bá ti wà missing so a lè ṣe kí ni a lè continue ṣàwájú yìí kí ló kù á ṣe kí ni tọ̀láku náà ló kù báyìí ṣó yàrá ọwọ́ ni pé wàtọ̀láàkú mashru'un bilkitabi wa sunna wal ijma wọ́n ni pé tọ̀láàk wọ́n ni pé wà mashru' ó wà legislated pẹ̀lú tíra allah alkur'an sunna ti kini àti ijma amma alkitab wọ́n ni pé ti alkur'an fakọ̀dẹ̀kọ́lá ta'ala ọlọ́ntọ́ ní kùránì pé àtọ̀láàkú marotan ìtọ̀láàkú méjì ni sọtá ẹ bá ti wá ìtọ̀láàkú ẹlẹ́ẹ̀kejì kí lọ́lọ́run sọ fa imsakun bi ma'ruf ìdàkẹ́jẹ́ kí ni kẹ́ ẹ dá padà pẹ̀lú pé ẹfẹ́ fẹ́ kéèké bóyá ẹfẹ́ ni lára ìgbà míì wọ́n lè wọ́n lè wọ́n lè kí ni wọ́n lè wọ́n lè dá padà àwọn torí pé mo fẹ́ ni lára ni ọmọ ṣe bẹ́ẹ̀ ní àsìkò jahiliya so máa tọ̀ lákọ̀ máa tún dá padà máa tọ̀ lákọ̀ máa tún so mọ́ṣímọ́ṣí níjàlẹ̀ nígbà yẹn náà nìyẹn àmọ́ dé pé àwọn kò gbúdọ̀ mẹ́ta ní àmì nígbà yẹn wọ́n lè ṣe as long as bọ́ ṣe wish wọ́n lè ṣe tọ̀lá kò bí àbí 20 gan tó bá wù wọn ó ti àbí àmọ́ islam wá dé pé mẹ́ta náà ni lẹ́yìn mẹ́ta ẹ má ṣe mọ́ ó ti àbí so fa imsaku bi ma'aruf ila kaje kini ke da pada pelu ma'aruf pelu be ṣe dáadáa ni o ó ti àbí aw tasrihun bi ihsan àbí ke file kó mọ́ lọ peacefully yego boya e ko bitin fu tó fi kó lé bítì kọ́ mọ́ lọ náà ni ó ti wà bí èèyàn ń bú wá kóyìn báyìí kẹ́yìn mọ́ ṣe bẹ́ẹ̀ àfilẹ̀ ni kó mọ́ lọ ni ó ti àbí pẹ̀lú kíni pẹ̀lú ihsan so ọwọ́n ní pé wà kọ́lá azza wa jal sọ níbi aya mi ya ayu annabi idha tallaqtumun nisa fatallikuhunna li'iddatihinna pé ira nabi tó bá fẹ́ ṣe tọ̀lákọ̀ àwọn obìnrin a fatallikuhunna ẹ ẹ ṣe tọ̀láàkù wọn lè ìdàtì hìnà nínú ìdá wọn tó pé láàmù tó wà níbà láàmù zọ̀rọ̀fíyà ni ẹ̀kọ́ a mọ́ ń lo láàmù fáwọn tó ṣe àwọn mìlmíà a mọ́ ń lo láàmù fún kíni azọ̀rọ̀fíyà náà that nínú kankan àìfi ìdàtì hìnà so kí ni ìdà so anábì ni pé ìdà ni kí ni àtúhùr ìgbà tó yẹ pé ó mọ́ ó ti àbí mídà àì ṣe tọ̀láàkù obìnrin tí ní lásìkò tó pé ó wà nínú haid àpàdé bẹ́ẹ̀ ṣọ́ta àlà àwọn ní pé nǹkan tó gbà pẹ̀lú ìdá ní ìbá ọlọ́rin pé ni onárìkín àtúhùrù ó ti yà bí náà wà sunna then nínú àwọn ẹ̀rí tó ń tọ́ka sí àtọ̀láàkù ní sunna onárìkín ni hadith ibn umar radiyallahu an ibn umar annahu tọ́lákọ̀ mọ́rọ́ta so ibn umar ó ṣe kí ni ó kọ ìyàwó rẹ̀ wàhíyà haid ní àsìkò tó ń haid lọ́wọ́ so yà bí fàkọ́lá nàbí sallallahu alaihi wasallam ní umar anábà sọ fún umar pé kó sọ fún ibn umar pé liyurọ jí ha kó dá padà ó tí àbí kò lè ṣe tọ̀lápẹ̀ ní táìmì yìí kó lè kí ni kó dá padà fa ìdá tọ́hùrọ̀ tó bá ti wá mọ́ fa ìṣáá fàálì tọ̀lẹ́kọ̀ ha kó ṣe kí ni ó lè wá ṣe tọ̀lápẹ̀ rẹ̀ àmọ́ mọ́jẹ̀ kó ṣe tọ̀lápẹ̀ ní àsìkò tó ṣe kí ni tó ń ṣe hide lọ́wọ́ reason other evidence tó tọ́ka sí pé a lè ṣe tọ̀lákù ní ní islam wọ́n ní pé wà ájúmọ́ àwòlàmá olùmọ́ alájàwá ti tọ̀lák wà mọ̀ṣúrù ìyá ti hì wọ́n ní pé olùmọ́ olùmọ́ olùmọ́ islam wọ́n ti ní consensus wọ́n ti ní ìjìmá pé a lè ṣe tọ̀lákù obìnrin tó ń yàrí náà wọ́n ní pé hikmatu mọ̀ṣúrù wọ́n ní pé kí ni hikma tó wà behind ni pé wọ́n jẹ́ kí tọ̀láku jẹ́ òfin fún àwọn mùsùlùmí wọ́n ní pé ṣúrí àtọ̀láku lè anna fihi halan lè muskilati zaujiya inda alhaja ti ilé yìí wọ́n ní pé tọ̀láku ó jẹ́ òfin fún àwọn mùsùlùmí tó ní pé tẹ́yìn bá ti ṣe yóò mọ̀ sọ́ọ̀fù àwọn problems marriage tẹ́yìn bá ti nídìí rẹ̀ tẹ́ bá ti ní di tọ̀lák yóò mọ̀ sọ́fà àwọn issues tó wà nínú nínú marriage wà bí kọ́sọ̀tì ní ìndà adamil wìfà wọ́n ní pé specifically tó bá ṣe pé kò sí ìrẹ́pọ̀ mọ́ láàrin ọkọ̀ àtìyàwó wọ́n lè ṣe kíni wọ́n lè ṣe tọ̀lákù náà wà hululul bagdọ́ alẹ́tì láyàtà makanu zaujan ma'aha min ikọ́ mati hululillah bákan náà ta bá ti rí pé àwọn bagdọ́ hatred ti wá dé sínú marriage tó ṣe pé hatred yìí kò ní jẹ́ kán lè ṣe hududullah kò ní jẹ́ kán lè kán lè mójútó àwọn right allah nínú marriage ó ti yé báwọn wàsímùrọ́lì hayati zaudiya àbí kán mójútó pé kán lè continue marriage life wàhúwà bí zalik min mahasini din al-islamiyya sọ wá ní pé pẹ̀lú eléyìí o a ti rí pé islam dinu islam ẹ̀sìn tó pé ni torí pé gbogbo problems tó bá ti wà ó ti ní solution fún so ó wà realistic is a realistic is a realistic uh, uh, religion kò dàbí christian uh, christianity nǹkan àwọn christianity kò wà realistic wọ́n wá sọ fún yín pé for, for better for worse àbí for better for worse so for better for worse tó ń sọ kò báyìí pé à ń lura wa ó ti bá kò báyìí pé à ń ṣépè léré ara lórí kò sí nǹkan bá ṣe àwọn òṣètò lákùnrin náà ni ọmọ sọ náà pé wọ́n ṣe tọ́lákù àwọn obìnrin àwọn kìsàn wọ́n ṣe tọ́lákù látara ẹ́ ti death to us apart ó ti bá wọn ti death to us apart kò sí nǹkan tí ìyàwó bá ṣe kódà kò báyìí pé mo ká pé mo ká ìyàwó mi pé ó ń ṣe ìsìná báyìí mo rí báyìí ni ó ń ṣe ìsìná ó ti bá wọn òun náà kì í sọ pé ẹ ti death to us apart tàbí so kò wá òkè báyìí kò wá òkè báyìí ẹ rí pé ẹ̀sìn kìrìsìtẹ́ntì ò pé nìyẹn kò pé torí pé kò mú solution wá fún àwọn problems tó mọ́ ṣẹlẹ̀ níbi nìka àmọ́ islam alhamdulillah islam ó jẹ́ dínú wàkìí a realistic religion ó wà realistic ó tí àbí tó tẹ́lẹ̀ bá ti ń ka tíra fi kí ẹ mọ̀ ní pé á ah, islam wà realistic gan bí ní sí even before kí gbogbo àwọn gay kìíní kan tó ní ṣẹlẹ̀ àwọn bá ti sọ ní tíra pé àmọ́ tó bá ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ ṣíkù padà ṣẹlẹ̀ ni ó pọ̀ àṣẹlẹ̀ ṣẹ́kọ̀ mọ́ kàínú tíra pé àfọ́n sọ pé àmọ́ nísì báyìí èyàn tó bá ṣe lútí èyàn tó bá pé ó ṣe sódómì ṣe mùsùlùmí ní kìíní kan àwọn kílẹ̀ tí wọ́n lẹ̀ tipẹ́tipẹ́ even though àwọn àfáà yìí wọ̀n ṣe kí wọ́n witness rẹ̀ ọkọ̀ mú wọn náà ni pé ó lè ṣẹlẹ̀ tó kó sàdí ṣẹlẹ̀ rí àbí ní àsìkò àwọn ànábìnú àbí lute jáde ànábìnú tàbí so náà ìpó ṣẹlẹ̀ and they are also people àbí so for that reason ó lè ṣẹlẹ̀ náà nínú àwọn èèyàn náà gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ ní the past ó lè repeat ara rẹ̀ torí pé they are also humans àwọn náà jẹ́ kíni àwọn náà jẹ́ humans kí ló change aṣọ nìkan ló change bá a ṣe ń kọ́lé ló change nǹkan tá à ń gùn ló change àmọ́ ìròrí yẹn ìkankan náà ni bá a ṣe ronú ìkankan náà ni ó ti yàbí tẹ́ bá ti ń ka Quran kí ẹ̀ máa ka Quran bí pé èèyàn ń ka story book torí pé àwọn nǹkan yìí ó ṣẹlẹ̀ sí àwọn èèyàn kan ni ó ṣẹlẹ̀ sí àwọn èèyàn kan ni so ọlá pé there are also people ó lè ṣẹlẹ̀ sáwọn náà ó ti yàrí for that reason àrípé islam ìsìn tó pé ni now ẹjá lọ sí almasalatu thaniya òun náà ni àníbítà sí jordan lè ní ilé ìṣà ọ̀tàrà wọ́n ni pé almasalatu thaniya hukmu tọ́láàkì wàbíyẹ́dì man yakun so kí ni ìdájọ́ àtọ́láàkì ṣé halalu ni ṣé haramu ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ then ta ló mọ́ ṣe tọ́lák ọ̀dá ìṣọ́ tẹ́lẹ̀ pé ta ló mọ́ ṣe tọ́lák ọkọ̀ àbí azawj ọwá ní pé al-aslu fi tọ́lák ìpìlẹ̀ níbi tọ́lák ayíyàkú na jà ìzà onígbé kí ni nǹkan tó tọ́ ni wọ́n sọ pé mustahabu ni nǹkan tó dání kí náà sọ ó kàn tọ́kẹ́ ẹ̀mọ́ ṣe bẹ́ẹ̀ ó ti àbí àmọ́ ìpìlẹ̀ eléyìí mubahan inda dọ̀rúrọ̀ wàlhájá ti ilé ìhì tẹ́yàn bá ti nídẹ̀ ní o tẹ́yàn bá ti nídẹ̀ tọ̀lá kí ní ìpìlẹ̀ ó tọ́kẹ́ ṣe bẹ́ so yí àbí so kí ní nǹkan tó lè fa tọ̀lá tó jẹ́ hájá wọ́n ni pé kàṣú mara bí kí mara obìnrin tó jẹ́ yàwó kó ní bad character tẹ́ bá sọ ẹ̀kan bá yóò ti sọ bí mẹ́wàá òun náà ni ibi tẹ́yàn ní pé obìnrin tó yẹ pé lisanu ẹ̀ ó gùn wọ́n ní pé bí ó ṣe wà nílé ọkọ̀ yóò ṣe kí ni ó máa ṣọ́ọ̀tì wọ́n ní pé ìdàtọ́lá lisanu mara ìdàtọ́lá lisanu mara kọ́sùrọ́ kọ́sùrọ́ azawaj aw kọ́sùrọ́ bàkọ́ uha fìbẹ́ẹ̀tì zawj aw kamakọ́l pé tí ahọ́n obìnrin tó bá ti gùn kí ni ó ṣẹlẹ̀ wọ́n ní pé àsìkò tí ó fi remain nílé ọkọ̀ yóò ṣe kí ó máa ṣọ́ọ̀tì gan so that that's all da kí kóbìnrin kó mọ gọ̀ fún ọkọ rẹ̀ táwọn ní pé kéèyàn gọ̀ fọkọ kò ní kò ní bóyá kéèyàn wà stupid no kì í ṣe wo nǹkan tọkọ bá ti sọ náà nìyẹn máa ń dá o ó ti bá wọn àbí kéèyàn máa prove pé mo smart gan èmi smart pé mo fẹ́ máa fi ràákà ọkùnrin fún máa fi ṣeré ìgbà mí ọkùnrin máa ń o ó kàn máa dákẹ́ nìkan kó bí a kò mọ̀ ó ṣe bá máa sọ̀rọ̀ kan mo rí pé nǹkan tó sọ lélẹ̀ ọdẹ mọ̀ sọ fún mi pé ara nǹkan tí mo gbàlérò kọ́ ni à tí mo wá dẹ̀ ni ìnísọ̀ọ̀kan mọ́rin mọ́rin ìnísọ̀ọ̀kan àwọn kí ní yíò mọ̀ kó hd eh, ìyàwó sí sínú ọkọ ọkọ pé mo smart àbí gbogbo right gbogbo ẹ̀ i want to fight for my right àwọn kí ní jẹ́ kí ẹ̀ wà nílé ọkọ kó Ah, kẹ́hìn wá ní su'ul khulq kẹ́hìn ní bad character ní nílé ọkọ ó lè ṣe kíni ó lè lídì sí atolak wàsúì ìṣrọ́tìhà àbí bó ṣe ń live pẹ̀lú ọkọ ó ṣe kíni ó burú jáì wàyúkọrọ̀hù mìnàgọ́ ìrì hajjatin ilé àmọ́ èèyàn tó bá ṣe tolak tí ó dẹ̀ sí reason fún kí lọ́ sọ wọ́n ní pé makuruhu ni wọ́n sọ pé haram ni àbí kí lọ́ sọ wọ́n ní pé makuruhu ni so makuruhu ni atọ́lák tí ò bá ti sí nídìí fún ṣó ń yàbí li ìzà láti hìnníká almustemil alalmasọ́lẹ̀ almandubi ilẹ̀ ìhà torí pé nìkáhù yìí àwọn jẹ́ kí ni ó kó sínú àwọn masọ́lẹ̀ tó yẹ pé wọ́n ní bí ká mọ́ ṣe ó wà nínú nìká so kí ní tọ́fi ṣe nìká ẹ̀ ṣe tọ́lák bíi min ìfáàfì nàfsí bíi pé kó ṣe ìfáàfì ara rẹ̀ àti kó wà chest wàtọ́lá bíi nàṣìlá bí ó bímọ wàgọ́ ẹ̀rìn tálíkà bí nǹkan mi tó tó tó yàtọ̀ sí àǹkàtà sọ yìí ó ṣàtiwà nínú nìka so kí ní sẹ́tẹ̀ fi láti ṣe tọ́lák so tó bá ṣe tọ́lák níbi irú hálì yìí a ní pé tọ́lák náà ó jẹ́ kí ni ó jẹ́ mọ̀kúrù àmọ́ kìí ṣe haram ó jẹ́ àbí kìí ṣe haram àwọn ni pé wàyáhùrùmù tọ́lák fi báàdì àhwàlì wọ́n ní pé níbi àwọn situations mi náà tọ̀láàkì máa ń jẹ́ haram náà a ti sọ tọ̀láàkì tó jẹ́ jais àbí tẹ́yìn bá ti nídi tọ̀láàkì tọ̀láàkì tó jẹ́ mọ̀kúrú tẹ́yìn bá ti nídi àbí dẹ̀ wọ́n ní pé tọ̀láàkì náà máa ń jẹ́ haram nígbà mi náà kàmá sàyà tí bayanuhu filkalam ala tọ̀láàkì albidi'i so a kọ̀ra máa ń sọ àwọn tọ̀láàkì inṣàlá bí kí ni bí tọ̀láàkì albidi'i tọ̀láàkì bidà tàbá ní pé bídà kìí ṣe bídà ti ìbádà lọ́sọ yìí báyìí o bídà pé bọ́ ṣe tọ̀láàkù yìí kò bá ṣẹ̀rí àmú ó ti àbí tẹ́bà tọ̀láàkù tí ó bá ti bá ṣẹ̀rí àmú náà máa ń pè ní kí n tọ̀láàkù albídà èyí tó bá ti bá ṣẹ̀rí àmú náà máa ń pè kò kò kò sí bídà inṣàlá ọwọ́ ní pé wàkọ̀dì yakunu wajiban ala shakhs wọ́n ní pé ìgbà mí gan tọ́lákù mọ́ jẹ́ wájib fún èèyàn ó tí àbí ìgbà mí ó mọ̀ jẹ́ kí ni yóò mọ̀ jẹ́ wájib fún èèyàn kàmá làwọ̀ alìmá bí fùjúrì zaujatihi bí pé ó mọ̀ pé zauja mi ó ń ṣe ìṣekúṣe gan ni mo mọ̀ tàwa ní pé ìṣekúṣe kí gbogbo yá zìnà ni o ó tí àbí kí gbá zìnà nìkan ni ó yẹ ya bóyá ọkùnrin kẹ́ẹ̀mọ̀ bá sọ̀rọ̀ pẹ̀lú fáhíṣà àbí kẹ́ẹ̀mọ̀ private chat àwọn ọkùnrin ó kó sábẹ̀ o ó o ṣe fùjúrù so tẹ́yìn ò bá stop yẹn pe o ti wa di oga fún okoli kò lè stop ẹ̀ mọ́ ó yẹ kó ni ma ba wọn sọ̀rọ̀ ó sì wá ń kó ṣàtìmọ́ bá So ń yàbí this particular brother má bá sọ̀rọ̀ mọ́ kò gbọ́ má bá sọ̀rọ̀ mọ́ kò gbọ́ then mo tún wá try àti ṣe àmọ́ ìrí ṣe kiloku to la kù tọ́lákẹ́ náà ni torí pé ó ti ṣe fùjúùrù ṣó ń yàbí wàtàbáyíyàna zinaha ó wá hàn pé ìyàwó yóò ti kí ni zina lè án la yakuna da youth torí pé kó mọ̀ lọ jẹ́ da youth torí pé ìwọ́tọ́ ọjọ́ kù ni ọdí pé ìyàwó ń bá wọn ọkùnrin ń bá wọn sọ̀rọ̀ ọ̀rí náà ṣe sí ọwá fílẹ̀ bẹ́ẹ̀ ọkùnrin àmọ́ dìdà youth àtọ́bá youth àrẹ́bí ni pé yọ́mùlì kìyàmà ìyà ń bẹ fún àdà youth so ọ̀fẹ́ dìdà youth àbí ó yẹ kọ́ ṣe tọ̀lá kò ni ó yẹ tulhik bihi wàládàn mìíràn rẹ̀ aláti so kọ́mọ̀ lọ fún so yabi wakada laukana ti zaujatu gọ́ẹ̀rọ mustakima ti fi dí ni ha àbí tó bá yẹ pé ìyàwó ò ṣe kò wà mustakima kò bi dédé níbi ẹ̀sìn wọ́jìlìbáàbù wọ́jìkò wọ́jìlìbáàbù bọ̀ kìí ṣe ọ̀rọ̀ tó yẹ pé tó bá ti rí ìṣìláf ọ̀rọ̀ mi ti wá ń bẹ̀ o tó yẹ pé ọ̀rọ̀ tó yẹ pé àwọn afáwọn gbà pé kíní kìí ṣe nǹkan tó wà òkè wọ́jìlìbáàbù kò wọ́jìlìbáàbù mọ̀mọ́ ṣe mékọ̀p tó wá fẹ́ kó ń ó ti bá wọn mọ̀ lo perfume ọ̀tọ́ wá fẹ́ jáde ó lo perfume àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nǹkan tó yẹ pé ó ń tọ́ka sí pé this particular woman kò wà mùsùlùmí níbi ẹ̀sìn àbí kì í kírun ìmọ̀lé káàkiri pé kó lọ kírun ni five ti lu ọ ṣé ọ̀ní kí á sírì ni àbú mò ń bọ̀ kí ló ń ṣe ń tẹ fóònù ni o ó ń ṣe whatsapp ni ó ń ṣe facebook ni o ti bá wọn tó fi wọ five thirty gbà tó o ti wá yellow tán àti yíyí ìsìfẹ́ ọ̀rùn shams wáyé dípò ń fẹ́ lọ kírun ẹ ti rí pé ilé ìkọ̀wà mustaqim aládìíní ha ó ti àbí rí yẹn báyìí wọ́n ní pé èèyàn gbọ́dọ̀ ṣe tọ̀lákù rẹ̀ ni téèyàn bá lè stọ́pù aburú yẹn kàmáàlà òkàánàt tẹ́tùrùkù sọ̀láàt bí ètò pé ó ṣe kí ni ó máa ń fi sọ̀láàtù kalẹ̀ wà lámìyàsítàtẹ́ tẹ̀kùìmáhà kò wá lè kọ̀rẹ́kì rẹ̀ ó ti tá nǹkan tó lè ṣe kò rí ṣe ṣùgbọ́n nǹkan táwọn sọ yín báyìí tó yẹ pé ó lè kọ̀rẹ́kì rẹ̀ kò yẹ kó ṣe tọ̀láàkù ó máa correct ni bí omi tó yẹ pé ó ń bá ọkùnrin sọ̀rọ̀ ní ṣe báyìí tó bá lè correct ẹ̀ pé kó sọ ó dẹ̀ stop ó ti tán náà nìyẹn inshallah but mo try to gbà ó máa ni kí ẹ̀ ń ṣe tọ̀lákù rẹ̀ àbí kì í kírun mo correct ẹ̀ kó gbà ó yìí ní kí ṣe kí ni kí n ṣe tọ̀lákù rẹ̀ so yà mí so ibà ìlà àmàdúró ṣe ọ̀tà àìlá torí torí time inshallah òsì question bá wà á lè bèrè inshallah ta'ala náà.